الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفون الله سبحانه وتعالى أترى لكم كاتي قفوان النبي محمد صلى الله عليه وآله وسلم ní àná akọ́ ara wa ní àwọn adìíyà ṣùríyà àwọn àdúwà kan láti ọ̀dọ̀ annabuwa muhammad sallallahu alaihi wasallam tí yẹ ma ń ṣe tọkàntọkàn láti fi gbé ìbànújẹ́ kú láti fi gbé àwọn ìdàmú ọkàn kú èyí tàtún wáwò lé ní ní faslun wa min anfa'il asbab li zawali al-qalaq wal hasala ala al nakabat wọ́n ní nínú àwọn ọ̀nà tí ó tún ṣàǹfàní jù wọ́n ti dákọ oríṣiríṣi inú àwọn ọ̀nà tó ṣàǹfàní gan nínú ẹ̀tún lélẹ̀ yìí tí yẹn fi máa ń gbé ìbànújẹ́ àti wàhálà ọkàn kúrò nígbàtí àwọn aburú bá jálù ẹ̀dá àwọn àjálù ńlá tó bá jálù èèyàn allati yantahi ilayha al-amr ó ní pé kí nǹkan tó dé ẹ̀dá ó ti mú fúyẹ́ pẹ̀lú pé kó kóòrò ìpè òkè kí ni worst scenario kí ni tó fẹ́ ṣẹlẹ̀ yìí ní tó fẹ́ ṣẹlẹ̀ yìí kí ni worst scenario ẹ̀ worst scenario ni pé ẹ̀mí mi ó bọ́ sí worst scenario ni pé kíníkà báyìí ṣẹlẹ̀ yìí tó worst tí ó ṣẹlẹ̀ sí mi jù ní àbí wá prepare for the worst wa yuwattinu ala dhalika nafsihi kó wá kó ẹ̀mí rẹ̀ kó prepare kalẹ̀ fún the worst scenario fa idha fa'ala dhalika tó bá wá ṣe léyìn kọ́wù falaysa ila takhfifi ma yumkin takhfifuhu falyas'a ila takhfifi ma yumkin takhfifuhu bihasabil imkan kó wá gbìyànjú láti mú àdánwò fúyẹ́ ibi tó bá lágbára máa فبهذا التوتين وبهذا السعي النافع تزول همومه وغمومه ويكون بدل ذلك السعي في جلب المنافع وفي دفع المضار والمسيرة للعبد والميس والميسورة للعبد so uh, oni pe kí ẹ̀dá látara bẹ́ẹ̀ tó bá ń ṣe báyìí kọ́ yóò rí bí gbé àwọn ìbànújẹ́ tó yóò gbígbé mara ìdí ni wípé àwọn kí ní yóò mọ̀ kiri gan lójú ẹ̀ kí ní yóò mọ̀ kiri lójú ẹ̀ in tó ń plan fún ó ti ń plan fún pá in tó fẹ́ ṣẹlẹ̀ yìí the worst thing tí ó ṣẹlẹ̀ sí mi léyìí ó ti ń plan fún in tí ó ṣẹlẹ̀ lè mọ́ padà tó bẹ́ẹ̀ tí ò bá tó bẹ́ẹ̀ ìwọ̀nba ni ó bá lára dé so bí ẹ̀ ṣe wà láyé bí ẹ̀ ṣe máa plan fáwọn kẹ́ni ẹgbẹ́ tọ́ káàtì wá ní pé nǹkan báyìí ṣẹlẹ̀ wàláhì ó lè ná 100 million naira sórí business business yóò sì collapse láàrin ìṣẹ́jú márùn iná kan kàn dínà bú yóò sì ju ogbò wallahi ó ń ṣẹlẹ̀ bẹ́ ó lè ẹ̀ṣẹ̀ ra mọ́tò lé ní báyìí mọ́tò tó owó tó lágbà lókó síbẹ̀ yóò sì jóná lójú ẹ̀ṣẹ̀ báyìí eh ẹlùmí yóò kàn gbàbẹ̀ yóò kàn gbẹ́mí mí ti ẹni mọ́tò eh yóò kàn rà lọlẹ̀ báyìí náà ni because wọn ò tí ẹ̀ wúlẹ̀ plánù fún owó nǹkan báyìí bó ṣe ń plan life jẹ́ ni pé yóò kàn máa dùn yóò máa dùn tó bá tún ti dùn tán yóò tún dùn sí wọ́n tún fóyín sí tún fi ṣúgà sí ìrìkí ó tún wọ́ ẹwọ gẹ̀dẹ̀ yóò kó sà máa dùn lọ èyí ma ń gbọ́ àwọn kan bí eh tọ́ tó bá ṣẹlẹ̀ báyìí kọ́ ń ṣe sùúrù náà ni ń tó bá ṣẹlẹ̀ báyìí kọ́ tọ́ takí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni táwọn nǹkan tó bá lè máa fa ìbẹ̀rù tó bá débẹ̀dá wa asbabul asqam àbáwọn nǹkan tó bá pé kíní ààrẹ ló fẹ́ súnmọ́ fẹ́ máa bọ̀ wá wa asbabul faqr bí mo yẹ́ ń fura yóò fẹ́ máa ṣe bákan bákan lọ́wọ́ mi lẹ́gbẹ̀rẹ̀ tàí ó dà kó sí bọ̀ ní o ẹ̀dá adam lè yuhibbuhu min al-mahbubati al-mutanawwi'a abo tin fura pé àwọn nǹkan tí mo nífẹ̀ẹ́ sí kíni tí fẹ́ máa lọ díẹ̀ díẹ̀ o mọ́tò mi tí mo ní hey kíni tí ń lọ o ilé tí mo kọ́ ah ni tí fẹ́ máa lọ díẹ̀ díẹ̀ o business mi tí mo ṣe tin wálẹ̀ o falyatfal yal fali yatalaqqa dhalika bituma'ninati wa ta'ti wa ma bẹ̀rù ma sojú ma kò síbi tó ń sá lọ ààrẹ kan ní ń bọ̀ yìí bí i ti hey sí ibi kánsà ní ti ń bọ̀ yìí hey hey so rí bẹ̀rù lẹ́gẹ́ lè pa ókí kánsà yẹn tó dé ó bá jẹ pìpíà fún kí àìsàn oló wọ́sì jù náà àìsàn oló wọ́sì jù tọ́ bóyá tí ń bọ̀ ní àbí kò sí wàhálà ẹ̀ṣẹ̀ tèmi náà pọ̀ in tó mọ̀rọ̀ ní ara rẹ lọ síbi tó gagan gbogbo tí bá ń dé yóò kàn mọ́ dà sínú preparation ni ọmọ ìgbà ẹ̀ẹ́ ìtẹ́bí ti ẹ̀wọ́n kó jù bẹ́ẹ̀ lọ sí ẹni tó wà náà ni ọ̀ tó sí wà lọ ọ̀yá ọ̀yá àmọ́ nǹkan díẹ̀ orí ọ̀rá ń fọ́ bá ọ tí hey hey kí ní ìbò lọ ń sá lọ àbíyàn rí pé bóyá sẹ́tẹ̀ yẹn ń ṣe àwọn sẹ́yìn tí ń wálẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń rí 10 million naira lóṣù níṣòdí pé yìí rí ju 500,000 naira lọ àà ah! kò nídùkọ́ máa bẹ̀rù You mọ̀ pray for tọ́ takí bí ó sì náà ló fẹ́ dé at least èmi náà ti lówó for some time tí ó yìn complain náà tó bá jẹ́ kí báyìí náà ni Ọlọ́run bá nímọ̀ jù nípa mi jù mí lọ Ọlọ́run bá sì ní ọba ọ̀jọ̀gbọ́n ni Ọlọ́run ló mọ̀ yí pé in tó dá fún mi lásìkò yìí ni tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni tí ìní padà ní kankan mọ́ marhaban mọ́bọ̀ wá ọwà gbéradì fún pé wá ah, kò sí wàrà èyí ọmọ síṣẹ́ rẹ lọ iṣẹ́ tó bá ń ṣe lọ́mọ ṣe lọ àmọ́ mọ̀ gbéradì gbogbo tí bá ti wọ́n bọ̀ wá nínú àwọn wàhálà ni àwọn àbí àwọn asbabul khawf pé àwọn fúra pé ogun bọ̀ kò ní ìdíkọ̀ wulẹ̀ mọ́sáká kiri hey ah tẹ́bẹ̀ kì ní ti fẹ́ di ogun báyìí eh, tí ó di ogun tẹ́mi padà mọ́ bọ́ kò sí wàhálà kò sí kankan ṣe sùúrù fi ẹ̀mí rẹ balẹ̀ kó wà dípọ́ ti para báyìí àbí mélòó mélòó èèyàn ló jẹ́ pé kí aburú tó dé ẹ̀mí ẹ̀ ti bọ́ wàlá ẹ̀mí ẹ̀lùmí ti bọ́ kaburu tó dé látara ṣídàtul khawf al-khawf al-mufrit eh, like eh, ìbẹ̀rù ìkọjálà ìbẹ̀rù lórí tí ó ti sọ̀kalẹ̀ kí bẹ̀rù rẹ̀ ti wá lágbára jù bal tuwattin wattin nafsak wattin madha nafsak bal ala ashaddi ma yumkin minha kódà prepare like fún ashad dẹ́bà iso the worst scenario fa inna tautina nafsi ala ihtimali al-makari ṣe rí kíyàn tírénì ẹ̀mí kalẹ̀ kíyàn prepare ẹ̀mí èyàn lórí pé àwọn nǹkan tọ́kà ò fẹ́fẹ́ jálúyàn yahunuha wa yuzilu shiddataha ìmọ̀ jẹ́ kìkì ní òun weak ó dẹ̀ mọ́ ń jẹ́ kí líle rẹ̀ kó rọ̀ a ní kò sí tàbá lè sí ní ìsìn máa yẹ máa wo example ó fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa practice sunna ọ̀rọ̀ pé hey àwọn family mi babanla àgbákò ni wọ́n wù ah mo mẹ́ nìkan gbàtọ́ fẹ́ mọ́ sí mo mọ́ tán fojú ẹ̀ rí ìwọ́ ti wá pípẹ́ máa jẹ́ kalẹ̀ pé kí ni worst and fún mi náà o sí wọ́n ok worst ni pé wọ́n pa mí àbí ìsìn sí láyé mọ́ ó yá òkùsù wàhálà ah in tẹ́mi ha gbogbo tó bá di sí mọ̀ kán tí ọ̀rọ̀ kán lọ tí ọmọ ẹ̀wọ̀n kò wá ní wọ́ọ̀kì náà because ah, mo tẹ̀ òbí ẹ́ pa mí ni àṣẹ́ ìtẹ̀ tó ní pa mí ẹ̀ ah, ó tún bẹ́ta so my reason ni pé ó ti prepare mind there for the worst gbogbo tí bá wọ́n wá lẹ́yìn rẹ̀ yóò mọ̀ fúyẹ́ kò ní strong tó bí ẹ̀ ṣèlú ayó rí mọ́ wa khususan idha ashghala nafsahu bi mudafa'atiha bí hasabi maqdurihi pàápàá jùlọ tí wọ́n náà bá ń gbìyànjú in tó ń bọ̀ wáyẹn tó já bú tó ti ń fura sí pọ̀ wáyẹn wọ́n náà gbìyànjú láti máa tí ibi tágbà rẹ̀ ibi tó lágbára mẹ́ wọ́n gbìyànjú àti máa ṣe dáfúrú rẹ̀ fayajtamiru fi haqqihi tawtinin sára ẹnìkan àkọ́kọ́ ìpìpì ẹ̀mí ara yẹn lórí ìmáṣe pọ̀pọ̀ sínsìn tó sáǹfàní eléyìí ó ma busy mind ara rẹ̀ kò níbi kọ́ ma kọ́ ti para rẹ̀ kábù kí nǹkan tó dé gan wa yujahidu nafsahu ala tajdidi quwwatihi al-muqawima lil makarihi yóò tún wá ma jàdádà yóò ma ṣe ẹ̀mí rẹ̀ lọ́tún láti ma prepare kalẹ̀ fún fi bá aburú ẹ̀jà ma'àtìmáàdì fi dhalika ala Allah gbogbo ta wá ń sọ yíò ọ wà tún gbé ara lọ́lọ́ ọba ń bẹ̀ náà kí o sì kí o ìpé ìmí ti strong kalẹ̀ ara ọ tún gbára lé Ọlọ́run ọba wà husni thiqati bihi kéèdè ní èrò tó dá sí iyèméjì wípé àwọn nǹkan tí ó ó láwọn àǹfàní tí ẹ al-uzma tó gagan ẹlòmí tí ò bá rẹ̀ káàrẹ̀ yẹn tóbi kò ní dúpẹ́ fọ́lọ́wọ́n bá tó bí ààrẹ mi ààrẹ mi tó lé tó bá ṣe ẹlòmí láti gbà ní ó ti jẹ ẹgbù tí ma ń dúpẹ́ pé é Ọlọ́run mo dúpẹ́ o mo dúpẹ́ o hmm? mo dúpẹ́ tẹ́ni nǹkan kékeré bá dìbà yóò sàrìmọ̀ dúpẹ́ fọ́lọ́wọ́ bá ní táàrẹ ńláyìn ò bá sí ọ ọmọ òrùbẹ́ kò sí nǹkan náà ni ẹlòmíì tí ò bá kọ́kọ́ tí ò bá ti tọ́ sí wò kí ya jẹ́ o lè má mọ̀ ìṣìgàn tọ́lọ̀n bá sí dúkìá sí lọ́wọ́ àbúkọ́ ẹkú bí ọlọ́run ti sí sí ọlọ́wọ́ ọ̀ọ̀mọ̀ yóò mórí ọlọ́run ọlọ́run wa kọ́ fẹ́ fi òsì díọ́n yà àbúkọ́ tó fi kọ́ ọlọ́gbọ́n kọ́ lè bá mọ̀ pé ẹ̀ẹ́ àbíkọ́ líbà tó láàánú àwọn tí wọ́n bá ní tọ́bá padà wá ní lítà gbogbo nǹkan ó níbọ́lọ̀ bá ṣe máa ń ṣe fún yẹn wọ́n mọ̀ pí Ọlọ́run Ọba subhanahu wa a wọ́n ní alfa'idatu al'uzma àǹfààní tó ní agbára ń bẹ́ẹ̀ bí ó gba àwọn abúrú fi husuli sururi wa nshirahi sudur òun náà ni pé ní bí kíyàn achieve sururi kíyàn ما يأمله العبد من الثواب العاجل والآجل tó ti ń tí ẹwọ́ ma ọrọ̀ kan nínú àwọn ẹ̀san ní ìsin ní àbí ní ọjọ́ wájú wa hadha mushahadun mujabrabun eléyìí nǹkan tàà rí ni tí ẹ̀dẹ̀ ti tẹ́stì bẹ́ẹ̀dẹ̀ ni bí sheik se sọ yíò bẹ́ẹ̀ni mushahad mujabrab tí ẹ̀dẹ̀ ووقائره ممن جبربه كثيرة جدا so àwọn ìṣẹ̀lẹ̀ rẹ̀ àwọn incidents àwọn occurrences yẹn kọ́ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ dáadáadáadáa so tí wọ́n ma dúpẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so ẹjẹ́ ká dún bí insha Allah a tún tẹ̀síwájú ní jùkú tó ń bọ̀ wá hadha wa sallallahu wa ala muhammadin wa ala alihi wa ashabihi wa wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh